Unit 11, Exercise B, responding yes or no. Listen again to Dialogue 2 and then try to answer yes or no to the following questions. Kọ̀ǹpútà tutuni ni kọ̀ǹpútà Kimberly. Rárá. Ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni àwo kọ̀ǹpútà tuntun. Benny. kọ̀ǹpútà ọdún méjì ni kọ̀ǹpútà Kimberley. bẹ́ẹ̀ ni. ẹgbẹ̀rún mẹ́wàá ni Kimberley gbà láti san fún àtúnkọ̀ǹpútà ṣe. rárá